madina ni gbàtà náà bí dé madina sallallahu alaihi wasallam wọ́n bá àwọn yahudi ń bẹ wọ́n bá àwọn tó ṣẹ́kù nínú àwọn olùṣẹbọ náà ń bẹ tó ti pé ara madina múzọ́mù ti di musulmi already àwọn yahudi tán bá ń bẹ nínú wani banu qainqaa nínú wani banu annadhir so ibáyìn àtàwọn mìíràn àwọn yahudi náà ń bẹ ní khaybar àtàwọn àyíkọ̀ọ̀kan anabi wa sọ́láhà wọn kí náà pè ní sọ́láhà anabi jọ níbi agreement pẹ̀lú wọn madina ni anabi ti dé automatically anabi ti jẹ́ olórí ìlú báyìí ẹ̀yin tẹ́wàá kí n ṣe mùsùlùmí ẹ̀súnmọ́ bí ẹ jẹ́ ká jọ tọwọ́bọ̀wé kí ni tọwọ́bọ̀wé yẹn wọ́n ní pé àjọ máa defend madina ni àwọn olè la máa ń ṣàlàyé fún wa pé àwọn nǹkan báyìí ló lè máa pa àwa àtàwọn kèfèrí pọ̀ wọn ò dẹ̀sìn pọ̀ wọn ò ní ẹ̀ ọlọ́ọ̀lẹ́mọ́ni tí ń sin un nǹkan náà lájọ́ ń sin ọlọ́run rárá àjọ ń gbé ládùúgbò ní àwọn community service wó ló yẹ kájọ máa ṣe àwọn kí ló jọ ìrìnyàn léwa lórí tó yẹ kájọ mójútó tá fi make sure pẹ̀lú yíwà save ó ṣe gbé fún wa ìtumọ̀ rẹ̀ ní wípé wọ́n dẹ̀jọ tọ́ọ̀bọ̀ wé táwọn ọ̀tá bá wá bá wa jà ń lù Mọ̀dínà ìgbà tó pàjọ́ ń gbé Mọ̀dínà yìí ni gbogbo àjọ tó báyìí láti bá wọn tó bá wá bá jà ní o wọ́n ní bẹ́ẹ̀ ni àgbà wọ́n sáyìn rẹ̀ ẹgbẹ́lẹ̀ náà àgbà wọ́n sáyìn rẹ̀ intaha Ànábì wa mọ́ sọ fáwọn mùsùlùmí ó dọwọ́ yín o ẹ má kódà nẹ́bì tún bá wọ̀nyí àwọn mùsùlùmí ń sọ wípé kán mọ́ ṣe dáadáa sáwọn alábàágbé wọn jíun bẹnu àwọn alábàágbé wọn o àtàwọn kírísítẹ́nì bẹnu àwọn alábàágbé wọn o débi páwọn sàhábà ń pé ṣe é ṣe páwọn ni yóò padà mọ́ jogún sí wọn pẹ̀lú ẹ̀ Ah, ẹjọ́ bá yín gbé ah ok bye bye ó dá kò sí problem pẹ̀lú rẹ̀ ibi tí problem ti ń wà òun ni pé káwàjọ máa lọ ṣọ́ọ̀ṣì kájọ máa sọdún kájọ máa bára wa ṣe àwọn tó jẹ́ ẹ̀sìn gangan lá church níjọ́ Sunday ẹ̀bá àná gbàdúrà dání o ah! àà adúrà olùfẹ́ lọ gbà ó fẹ́ in ti ń bí ọlọ́run ló fẹ́ lọ ṣe ń jọyìn àmọ́ kírísẹ́ ni gbẹ́gbẹ̀lé rẹ̀ abúkẹ́ ẹlákùn ṣe lọ́ṣẹ́ ń bẹ̀ àkòsíwà lẹ́ ẹgbọ́ṣẹ́ ṣe tún ní kẹ́ǹkẹ́ ẹgbà ṣe tún ní kínímẹ̀ ẹgbà ẹdákùn ẹ sáré fún mi ẹgbà mo fẹ́ rán ma ń sẹ́ni ẹran gbogbo àwọn nǹkan báyẹn kò sí ìṣù pẹ̀lú rẹ̀ in tọ́lọ̀ sọ Islam fẹ́ náà so àwọn yahudi Banu Nadhiri wá ní nígbàtí wọ́n jọ agree pẹ̀lú kìíní ìtẹ́ àwọn yahudi ní bọ́lọ̀ ṣe ìròyìn wọn Kùránì wípé wọ́n mọ́ dalẹ̀ àwọn ọ̀dalẹ̀ ni wọ́n wọ́n wá gba àwọn àtàwọn mùnáfìkì wọ́n wá jọ pawọ́pọ̀ láti lọ jọyìn àwọn kùfàrù tó wà níta láti wá Madina ọwọ́ ànábí wá ṣe kíní ọ̀nàbí wá bá wọn àwọn ọlọ́run sọ ní ayà yìí pé wọ́n wá lọ sọ fáwọn yahudi wípé ẹmọ́wọ̀rí tásìrí bá tú tó bá ọlọ́run ní ẹrọ ni ìgbà tó yíwọ́ wà láìkú ṣe tó dúnú àwọn mùnáfikì gbogbo wọn pa ẹrọ ni ayọ́rọ̀ àmọ́ kápárẹ à sí pẹ̀lú wọn ẹ̀sì lọ ń bá wọn lẹ́yìn ló jẹ́ kí nínú àwọn ìwà àwọn mùnáfikì òun náà ni ojo mùnáfikì ó rí ọyọ́ rẹ̀ rìn sí ah, àfà iná ìnìkan ọlọ́tọ́mọ̀ yóò sì pàjúdà ah, kí ló tó rẹ̀ sí mi kò sí púpọ̀ rárá àánú àjọ wà náà ni wọ́n ni falamma ukhriju lam yakhruju ma'ahum gbàtánàbí wá lé àwọn yahudi Banu Nadhir jáde pé ẹ ti dálẹ̀ ẹ jáde kó nù Madina ẹ rìn lọ káàkiri lẹ́bá rìn lọ wọn ò jáde pẹ̀lú wọn wọn ò jọyìn wọn walau fúridọ̀ annahum yuqatiluna ma'ahum la yuwalluna al-adbar thumma la yunsarun káwá ní pé wọ́n ti ẹ̀wà jọyìn àwọn kìfìrí láti bá wọn jà wọ́n tún wọ́n ni ọlọ́wà ní la'antum ashaddu rahbatan fi sudurihim min Allah ṣẹ́rá munafiki tẹ ma ń wùn kí ní kàlẹ̀ yí tẹ́ jẹ́ olùgbàgbò olórúgbọ́dọ̀ ma àwọn munafiki tẹ ń wùn yẹ́ o ìbẹ̀rù yín tí ń bẹ lọ́kàn wọn ju bẹ̀rù Ọlọ́run dhalika bi annahum qawmun la yafqahun ìdínú wípé àwọn tí wọ́n gbọ́n kankan yé nínú ẹ̀sìn rọ́ọ̀bá ni wọ́n wọ́n ni wa hadha fi bayani khizyihim wa khubthihim ọlọ́nfẹ́lẹ̀ yìí ṣe àlàyé iyẹpẹrẹ wọn àti ìdọ̀tí wọn idha ja'aka al-munafiquna qalu táà munafiki bá bá wà nábi wọ́n ma sọ wípé nashhadu innaka la rasulullah ìwà nábi ni òjíṣẹ́ ọlọ́run wallahu ya'lamu innaka la rasuluhu dájúdájú ọlọ́run mọ̀ pé wọ́n ni òjíṣẹ́ rẹ̀ wallahu yashhadu innal munafiqina lakathibun ọlọ́run sì ń jẹ́rìí pé àwọn munafiqun òpùrọ́ ni wọ́n ọlọ́run ni ittakhadhu aymanahum junnah ọlọ́run ni wọ́n mú àwọn àìmánu wọn wọ́n mú ní junnah àwọn ìmọ̀ búra wọn wọ́n ma fi ń ṣe bojúbojú fasaddu an sabilillah wọ́n dẹ̀ lé àwọn ní ojú ọ̀nà ọlọ́wọ́ ba innahum sa'a ma kanu ya'malun iṣẹ́ burúkú ni iṣẹ́ tí àwọn kèfèrí tí àwọn munafiki yin ṣe dhalika bi annahum amanu thumma kafaru Allah ní ìdí ni wípé àwọn munafiki wọ́n láwọn kọ́kọ́ gba islam lẹ́yìn gbà yẹn wá di kèfèrí ìtumọ̀ ni pé ó lè ti kọ́kọ́ jẹ́ mùmínì leni kó padà jẹ́ munafiki lọ́la o ó lè jẹ́ mùmínì leni kó padà di munafiki lọ́la dhalika bi annahum amanu thumma kafaru fatubiya ala qulubihim látara bẹ́ẹ̀ ọlọ́run wá dí ọkàn wọn fahum la yafqahu wọn lè gbọ́n kankan tẹ́ bá sọ yé nínú àwọn ìyàtọ́lọ̀ ma fi ń jẹ ìwà àwọn mùnáfìkì onípọ́kàn wọn mọ́ ń padà yí wọn òdodo ma clear sí wọn lójoojúmọ́ bódodo bá ṣe ń clear sí wọn sí bẹ́ẹ̀ ni ìmá sáfódodo ṣe ma pọ̀ sí fún wọn ọlọ́ni wa idha qila lahum ta'alaw yastaghfir lakum rasulullah ọlọ́ni tẹ bá sọ fún wọn ẹwà a mùnáfíkì tẹ bá ń sọ fún aláyà nábi ń gbọ́n ẹwà kánàbí tẹ bá ń tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọba lawwaw ru'usahum ẹ̀rì tí wọ́n gùnrí kúrò wa ra'aytahum yasudduna wa hum tún tẹ̀síwájú láti máa lé àwọn èèyàn kò níbi ẹ̀sìn Ọlọ́run ni wa hum mustakbirun wọ́n sì máa sí mótómótó ọlọ́run ní sawa'un alayhim dédé ni fún wọn astagfarta lahum am lam tastagfir lahum o bá tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ fún wọn o bá má tọrọ rẹ̀ fún wọn lan yaghfirallahu lahum ọlọ́run ní foríjì wọn àwọn mùnáfìkì àwọn èèyàn lọ́sàn àgùntàn lógun àwọn tí wọ́n ń dáṣọ ẹ̀sìn islamu bójú láti mọ gbógun jẹ ẹ̀sìn islamu láti inú àwọn mùnáfìkì ọlọ́run kí ń fọ́nà máa àwọn ẹlẹ́ṣẹ̀ báyìí wo ọ̀rọ̀ mùnáfìkì ṣe yí tó ọ̀rọ̀ mùnáfìkì lé ju ọ̀rọ̀ kèfèrí pọ́nbélé lọ ibn sheikhul islam ibn taymiyyah rahimahullah kí náà sàlàyé fún wa wọ́n sọ pé àwọn mùnáfìkì wọ́n dà gẹ́gẹ́ bí ìgbà tí a bá ń ja ogun pẹ̀lú àwọn èèyàn àwa tá wà nínú ìlú àwa báyìí àwa kan a mọ̀ defend inú ìlú báwọn àbí ìgbọ́sẹ̀ mọ́ jagun bẹ̀rẹ̀ nìkan ma mọ̀ fẹ́yìnsì tí ó ga tí ó strong gan so ẹ mọ̀ báwọn jà látorí òkè so àwọn náà mọ̀ wá bá ṣe penetrate wall wall yẹn ara ògiri yẹn ibi tèmi ya ni pé tẹ bá ń jà báyìí ẹn pé ogun ẹ̀ sì mọ́ ń dún jà báwọn àjọ ma jà lọ ní ewu àwọn aníṣẹ́ wá ráhùn mùnáfìkì àwọn bẹ láàrin nínú ilé tí wọn kọ́kọ́rẹ́ ń wọ́n mọ gbogbo rótùnulé wọ́n mọ̀ ti fún tẹ́dọ̀ kí làwọn wá ṣe tó bá rí gbogbo àjọ wọ uniform kẹ̀kẹ́ àjọ ń jà lẹ́nà àbíbẹ̀ ẹ̀kọ́ ẹnìkan wá kàn lọ sí bí ni só ní túmọ̀ sí pé àkílẹ̀ wọn bí gẹ́ẹ̀tì ó kàn pa mẹ́ta kankan lọ sí ni ó kàn rí pọ́n ti gbé wọ́n ti sí gẹ́ẹ̀tì sókè ni subhanallah àwọn kèfèrí ó kàn wọlé ni ó pọ́sìbù kó fún bí oṣù mẹ́ta tí wọ́n ti rí bí wọlé láàrin ìṣẹ́jú kan mùnáfìkí inú ilé ó sì sílẹ̀kùn fún wọn tó bá sì wọlé tọ́ òsìtànù ìntẹ́fí dáàbò bọ́ra yín ti lọ okù ìjà kẹkọjú sẹ́ra yín ìgbà wá borí ẹ̀rùn mùsùlùmí ọ̀nà yìí ùsùlùbù yìí ní oun dẹ̀ ní ùsùlùbù táwọn kùfàrí fi ń jà ẹ̀sìn islamu lógun láti lẹ̀sẹ̀sẹ̀ gbogbo wọn mọ̀ pé ẹ̀sìn islamu yóò ṣe é jà lógun face to face ẹjá kírètì àwọn èèyàn láàrin wọn ẹ jẹ́ á kírètì àwọn èèyàn láàrin wọn kan ma àwọn náà ma ja ogun yẹn àwọ́ ma fún wọn ní tàbí fi ja ogun yẹn ti wọn ló jẹ́ kí nínú àwọn tí àwọn kùfàrí ma ń lójú láyé tọ́ífà méjì ni ṣíyà àti súfí àtàní tọ́ífàtàn àdọ̀lẹ̀tàn tọ́ífà méjì burúkú ṣíyà tasawuf wọ́n fi méjèèjì yìí jẹ ẹ̀sẹ̀ sàlámù lógun kẹ́ نسير الدين التوسي نسير الشرك والكفر والإلحاد والزندقة التوسي كان شيعيا رافضيا شيعاني رافضيني كفريني kí ni kàtọ́ ṣe òun ló pláni pẹ̀lú àwọn ọmọ Genghis Khan àwọn Tatar Mongol láti rẹ́zì Baghdad wọ́n pa gbogbo àwọn tí ń bẹ nínú Baghdad ìjọta wíì Eh, rọ́fìdí lẹ́ni wọ́n tún pè kanáà ní alwazir al'alqami wọ́n pè kanáà ní al'alqami rọ́fìdí lòun náà tó bá ti ka ìtàn tó ti ma wọn táwọn ní ti ṣe fún islam láti nú ni o ní ma ní ikhwani ní ìwọ̀kọ́ mọ́ sọpọ́tì iran ní ìsìn àwọn ikhwani àtàwọn iran ọmọ ìyá ni wọ́n ẹni tó jẹ́ khalifatul muslimin nígbà yẹn àwọn ìkwọ́n ní ma sọkún pé àkàlífà ah, islamu ti lọ ẹ̀yìn sì lẹ ń bá wọn ọ̀tá islamu gẹ́gẹ́ sí àwọn ọ̀tá islamu lẹ́jọ́ sí lẹ́jọ́ àwọn lẹ́yà fi gba philistine lọ́dọ̀ àwọn yehud ẹfẹ́ gba philistine ẹfẹ́ fi àwọn yehudi gba philistine lọ́dọ̀ àwọn yehudi so possible àwọn iran yehudi làwọn náà hum yehud ó clear ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn àkídà wọn kí ni tọ́kùnrin yìí ń ṣe ọkùnrin islam látinú olórí ìlú lọ trust ẹ̀ lọ́kẹ́ nínú nǹkan tọ́nà ma fi ń sànú àwọn olórí ìlú o ní pé tọ́nà ma fẹ́ sànú olórí ìlú kan yóò jẹ́ kó trust àwọn onísúnnà àwọn èyàn gidi ọlọ́fẹ́ sànú olóòrùn tọ́nà bá wá fẹ́ bà ti ń jẹ́ trust yóò já yóò wà bọ́ sọ́dọ̀ àwọn ọ̀tá ọlọ́ọ̀bá trust ṣíyà wọ́n trust ṣíyà wọ́n ń trust àwọn ọ̀tá ọlọ́ọ̀ munafiki làwọn eléyìí Islam látinú ibi tó bẹ̀rẹ̀ sí ni mọ̀ weaken force àwọn armed force àwọn soldiers àwọn musulmi bí kẹmọ sọ fún ọba pé ẹ̀ eh, kí láwọn fi soldiers sínú ìlú tó pọ̀ tó bá àwọn soldiers ti pọ̀ ju owó láàmọ̀ náà níwá lórí alákẹjá ní káà díẹ̀ mọ́ lọ lẹ́nu ọjà rí títí tí ò fi fẹ́ kú soldier ní Baghdad tí ò fẹ́ soldiers tó strong gan pé at least tánkì fèrí bá dé á dìde ìgbà tó wá weaken Islam látinú ó wá ká tábà hulaku tó lìdí àwọn ọmọ ogun eh, kí náà ń pè tátàrùwá àwọn mongol ń pé àti parí iṣẹ́ àti ṣiṣẹ́ ti wá tánulé ọ̀yá ẹmọ̀bọ̀ ká ṣiṣẹ́ ká finalize iṣẹ́ báwọn yóò ṣe kó àwọn mongol lẹ́ndẹ́ wọ́n máa ń ja ogun wọ́n máa ń lọ in millions ni wọ́n máa ń pọ̀ bí omi ni bọ́n ṣe dé pẹ̀lú àwọn ọmọ ogun yẹn ọba bá gbọ́ pé àwọn mongol ti dé ah kí ló ṣẹlẹ̀ kò sí mọ́ ìfẹ́ sáré sọ́mọ̀nà àwọn ọmọ ogun mọ́ ọmọ ogun tó ti release wọn sí ní duty mọ́ wọ́n ti release àwọn èèyàn wọ́n ti gba weapon lọ́wọ́ wọ́n ti ní ká mọ́ lọlé pé wọ́n láà nídi sójà mọ́ ah, àwọn advisor mi náà advice mi wọ́n láà nídi ẹ̀ àti sọ́mọ̀nà àwọn soldiers ọ̀rọ̀ wọn mọ́ láàrin ìṣẹ́jú ìlú wọ́n ti dé already kí ló kù wàzírì náà ní tí wọ́n sọ fún ọba yí pé tọ̀ ọba ẹmọ tí mi rí pa lè ṣe báyìí ẹjí kí mi bá àwọn ènìyàn sọ̀rọ̀ kájọ sọ̀rọ̀ kí ni kẹta fẹ́ kájọ discuss òun ló bàjẹ́ débẹ̀ wọn òun ló pòlè kó wá já òun ló tún pòlè kó wá mú ó wá lọ bá wọn àwọn àṣọ̀fọ̀ wá condition condition ni wípé ẹ fẹ́ ọmọ ọba ẹni tó jó lórí àwọn tàtàrí ẹ obìnrin so tá bá ti fẹ́ ọmọ rẹ̀ obìnrin ìtumẹ̀ ní pé ọmọ náà ti wà lọ́dọ̀ ti wà báyàn kò sí jà máa sọ àti jò dìnkan máa náà nìyẹn àwọ̀bá náà kò sí option máa in tí mọ́ sí náà nìyẹn a ní àmá tọ̀ tàbá fẹ́ ṣe nìkan yẹn a kò nínú ìlú wọ́n ti pìpẹ́ tẹ́ntì síta ní àárín kámpù wọn wọ́n ti gbé wọ́n ti oúnjẹ gbogbo nǹkan ti wà so wọ́n sì ní kí tẹ bá fẹ́ wá ẹnìkan kọ́lẹ̀ wá ẹ pẹ̀lú àwọn wùzàrọ̀ àwọn ministers ẹ sì wá pẹ̀lú àwọn ìlàmá àwọn àfáà tàjẹ̀tì àwọn olórí àtẹ́gbọ́ súnnà yìí àtàwọn àfáà onísúnnà àpagún ọ̀dànà náà báyìí because wọn ò ṣetán àti pa àwọn mùsùlùmí lẹ́mí nìkan wọ́n ṣetán àti pa wọ́n níbi imani náà ọbọ̀ ò ní option àbíkó sàmọ́ sọ kọ́mbù fún gbogbo tọkùnrin ìbá ti sọ kàmẹ́ta ṣe ìtọ́n ìkọ́lẹ̀ lè ìzánikfòrò falamma káfàrá qala inni bari'un mink inni akhafu Allah rabbul alamin iṣẹ́ táwọn munafiki ń ṣe ní ẹ̀sìn Islam ṣe kékeré ọba ní tọ́ ẹjá lọ mọ́ sí kọ́ àwọn àfádìdínú wọ́n pọ̀ gán àtàwọn olórí ìlú àwọn tí wọ́n lẹ́nu nù lú àwọn onípò bọ́ sí kó wọn jáde nù wọ́n wọnú camp àwọn ilé náà jùkú pá àwọn débẹ̀ mashallah wọ́n kọ̀ ara excuse wọn báyìí wọ́n sì wọnú bẹ̀yẹn àwọn sójà sì pa ogun wọn àtọba àti joyè àtàfà gbogbo wọn pa ogun wọn dànù wọ́n wá wọnú Baghdad wọ́n sì pa gbogbo nǹkan tí bá ti mí nínú Baghdad wọ́n pa tẹ́yẹn jọta rí gbogbo nǹkan tí bá ti mí àwọn tí wọ́n pa àwọn tí wọ́n sápamọ́ sínú kànga ni àwọn tí wọ́n padà rí àwọn tí wọ́n ṣẹ́kù nìyẹn ìkaná Ibn Athir wọ́n mẹ́ṣẹ́ rẹ̀ àwọn àfáà ní kò sí inú tíra àwọn tawarikh tó ti ní bá ọ̀rọ̀ tó ṣe kó gbomi lójú àwọn mùsùlùmí tí èsì ni wọ́n pa gbogbo nǹkan tí ń mí nínú Baghdad jọun àyàfi àwọn yẹ̀húdí ó ti rí bá wà rí àyàfi àwọn yẹ̀húdí li'annahum sawa ikhwan ọmọ ìyá ni wọ́n àti ṣíyà àti yẹ̀húdí àti kèfèrí ọmọ ìyá nǹkan gbogbo iṣẹ́ táwọn munafikúnù ṣe ní ẹ̀sìn Islam ni so báyìí hakadha yukhadhilun wala yazalun yukhadhilun al-muslimin àwọn safawiyya tá padà wá di eh, dáúlà ìyẹ̀rọ́nù lè ní o madúwé mí àwọn musulmi tí wọ́n gbà ní náà safawit kan lọ tẹ́ sí google safawit safawiyun kó lọ ká kó wá lọ wo àwọn tíra àwọn àfáà tó gbádùn kódà tó bá lọ wo àwọn encyclopedia àwọn kùfààrí náà ó ráwọn kàtàwọn jàrọ ìmú wọn bẹ́ẹ̀ kátó wá sọ tó bá lọ kàtíra àwọn mùsùlùmí orin táwọn yẹn ti fi ojú ẹ̀sìn islamu orí láti lẹ̀ rí pé ahlul bídá àwọn oníbídá láwọn fáàmì fi mọ́ sọ pé tí ń bá rú ní bídá bí kí because ẹ̀sìn tí onísúnnà ń ṣe bá nẹ́bí àtàwọn sọ̀hábà sì ṣe ẹ̀sìn ni ẹ̀sìn tó ń bídá sí bí àwọn mùnáfikí ṣe ń gún ẹ̀sìn islamu bẹ́ẹ̀ làwọn bídá sí ahádà àbí Allah subhanahu wa ta'ala kó sọ wá kún níbi annifaq so ẹ jẹ́ ká ṣọ́ra ẹ jẹ́ ká ṣọ́ra àwọn munafikun àwọn ni wọ́n pàkọ́ ìyá

òpùrọ́ ni wọ́n ìrọ̀ òpùrọ́ ni wọ́n wọ́n bá jẹ́ wípé wọ́n parọ́ pé àwọn gbà pọ́lọ́ ọba òun náà ló yẹ ká máa sìn annabi sì ni òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam fa innahum kadhabun la ya'taqiduna dhalik irọ́ ni wọ́n pa ni tó mọ̀ wọn pé àwọn tẹ́rìbí àtẹ́dẹ̀ fi ń rí àwọn èèyàn náà nìyẹn pé kí ni sọ díṣẹ́ ọdẹ́nu sàárè ń rí tàn tàrà rẹ̀ sọ débẹ̀ rí náà wò lọ lọ́nàfí ọwọ́ náà ó ń ṣe mi bọ́n ṣe àwọn àkídà tó ṣe pé àwọn amatunas àwọn èèyàn generally common folk everybody generality of the people we knew a mọ̀ wípé ìyà ń bẹnu sàárè ẹ wo bí wọ́n ṣe ń fi ọ wọ́n ṣe ń yọ ìyanu sàárè yẹn kò fáwọn èèyàn wọ́n pọ̀ tọmọ sọ fáwọn èèyàn wá dénú sàárè ọlọ́wà ní kí mọ́ rọ̀ búká irú ìbéèrè wo ni mọ́ rọ̀ búká ó rẹ̀ tẹ́lùmí sọ pé mọ́ sí ma fi kí mọ́ rọ̀ búká sí ọ̀rọ̀ sí ọ̀rọ̀ sọ́lọ̀ àmà pé mọ́ rọ̀ búká kí náà dàmú mi sí àkídà tó ń fi sáwọn èèyàn lọ́kàn ní ẹgbẹ́ kò lọ fà kò sí kankan in tí ṣètọ́nù dẹ̀ mọ́ ṣe fún yẹn tí ń jẹ́ kí yẹn rí bí sáfà burú ni pé kó yẹn mọ́ ara burú pé abúrú yẹn náà lọ fà náà ewu iná ọlọ́wọ́n ọba ẹgbẹ́ àwọn ẹ̀ṣin fi ọwọ́ kékeré mú iná tọ́lọ̀n sọ pé wattaqun nar ẹbẹ̀rú ná mélòó mélòó àwọn àyàtì ní Qur'an tọ́lọ̀n ti ń dákọ iná iná iná iná ẹgbẹ́ àwọn ẹ̀ṣin fi ọwọ́ mú iná lè ní ẹnìkan wọn sọ pé inú náà ló ń fẹ́ wọ̀ ìkọ́nà àkùfáàrì tàbílá ọjà tó ń tà tó bá ti wà tún materialistic bó ṣe mọ̀ ronú bí ewúrẹ́ ni tó ti fẹ́ràn ayé jù tó ti à majority e, àwọn èèyàn káwọn yẹn sápọ̀ mẹ́ kó lè bá ọjà ti ẹta oníṣẹ́bí náà làwọn yóò ti pọ̀ jù inú náà lè mẹ́fẹ́ lọ́wọ́ inú náà yóò ní dọ́ọ̀lì inú náà yóò máa rọ gan yóò máa rock àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí calculated speech ni wọ́n láti lè jẹ́ káwọn èèyàn rí pé inú náà lọ fà àní wọ́n ṣe cartoon inú náà ti wọ́n depict wọ́n fẹ́ mọ̀ depict fáwọn láti kéèkéé pé iná ò lọ fánà pé kí ló wà kí ẹ̀wọ̀n náà kí ló wà ń bẹ̀ bá ṣe depict zina fáwọn èèyàn zina tó ní kálùkù máa àti kèfèrí àti mùsùlùmí lájọ mọ̀ pé zina ò dá o ẹgbọ́n ṣe ń píkọ̀ rẹ̀ pé kò lọ́fà kò lọ́fà títí tí zina fi padà di normal dé pé nìká tó wá jẹ́ normal one òun sì di abnormal one wọ́n gbọ́mọ̀ mí lọ psychiatric kí nìdí ọmọ kìnnìkan yẹsùn ó lò fẹ́ sí ìyàwó ẹ̀pọ̀ ti ya wèrè ni irú ọmọ ó ti lè ní irú ẹgbẹ́ rẹ̀ ládùúgbò in ní boyfriend márùn ún o tí yà rí ó túnmọ̀ bèèrè pé àwọn ọ̀rẹ́ rẹ̀ ránká lọ́gbọ́lọ́gbọ́ láwọn boyfriend ẹ̀ tí ò boyfriend ni ìyá ó túnmọ̀ boyfriend o tó bá lóun fẹ́ alọ́kọ ah ti lọ join àwọn kan nígbà tó ní boyfriend ńkọ́ tó sì mọ́ta ń ṣe ha kèfèrí dẹ̀ ń depict àwọn nǹkan tí ó dá fáwọn èèyàn ó ti ní mọ́sẹ̀ máa ń ó máa ń jẹ́ fọ́lẹ̀ example kìíní bí sókèwé sókèwé ṣe ìwọ orí ní nǹkan tó dá wọ́n náà ìgbóṣe ah, wallahi táwọn kèfèrí bá ṣe tán pẹ̀lú rẹ ọmọ jẹ sókèwé mo fọ́lọ̀ bùrátà kèfèrí bá ṣe tán ò tán bá ní pé ta tún fẹ́ nìí Se wọ́n fi se fíìmù wọ́n fi kọrin ni ìwà zina dọ̀tí ju sọ́sọ́kẹ̀wé lọ náà ọgọ́mìyẹ zina ọdọ̀tí ju tásọ yìí lọ bẹ́ẹ̀ni wọ́n bọ́ ṣe padà píkṣọ̀ rẹ̀ fún ọtọ́ padà ń ṣe zina ó dẹ̀ dídọ́ máa fi kódà ó di standard àwùjọ kódà ta ma fíìmọ̀ pé yẹn ti lajú oníkà ọkùnrin tí ń tẹ̀lé oní à ìyá rẹ̀ ó sì rí bàbá rẹ̀ ó sì rí ọkùnrin tí ń tẹ̀lé à ẹ̀ iná ti dóbi inú à ìwọ́ ẹ̀tẹ́ kan ké orí tán tẹ̀lé ọmọ rẹ̀ obìnrin lọ ara rẹ̀ ò sí ìwọ̀n rẹ̀ ò dìde ìwọ̀n rẹ̀ ò dìde orí rẹ̀ ò dìde pé ẹ́ ọmọ mi obìnrin lẹ́ ń tẹ̀lé gbogbo tó bá gbà gbogbo bí tí bọ̀ẹ́bọ́ ṣe depict fáwọn èèyàn in such a way that oníkálùkù orí sá burú mọ́ ẹlòmí ọlọ́mọ ń skú ó mọ́ tọ́mọ̀ ń skú ó mọ́ gbogbo tí ń ṣẹlẹ̀ sọ́mọ̀ ń skú sáà ti mọ́ lóyún ṣe bí skópù láńkù fáwọ̀ ń lò skópù ní wọ́n ti tó àwọn oríṣìíṣẹ́ àwọn kìnnìkọ̀ kan sára ń di rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wípé kódà lọ́dọ̀ àwọn kèfèrí obìnrin ń jáde báwọn obìnrin ṣe ń jáde yìí ẹ̀yìn world war one náà bẹ̀rẹ̀ sí ní jáde ma world war one ní early 90s ní 19 kìnnìkan tó sí ń bí náà nífa lọ́dọ̀ àwọn nazist kó tó á bí ọ̀dọ̀ àwọn kùfàrí yòókù ilé lóbi ń wà tán tọ́jú ọmọ tán mójú táwọn ọmọ tí wọ́n dìde lọ́la ṣe bí ìtòsí náà lọ bẹ̀rẹ̀ kọ̀ pẹ́ tó bẹ̀rẹ̀ nígbàtí wọ́n ti fẹ́ pa àwọn ọkùnrin tán lójú ogun o má dúró àwọn ọkùnrin tó kún wọ́dú ọwán nígbàtí ọlọ́run tú àwọn kèfèrí sáwọn kèfèrí ọlọ́run tú wọn síra wọn tán bẹ̀rẹ̀ sí ní máa para wọn àwọn nǹkan tó ṣe pé normally gan lọ́dọ̀ àwọn kò fáàgì tán ti lọ lánàá gan ọ̀rọ̀ tí ó dá ní jẹ́ for example kan àwọn kèfèrí kan délé ní ní tó fẹ́ ma fi mọ́ ìsìlámù ní pé anẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam hadithin bẹni sahih bukhari wíké wọ́n fẹ́ aisha nígbà tó wà lọ́mọdún mẹ́fà wọ́n wá súnmọ́ nígbà tó wà lọ́mọdún mẹ́sàn in tó fìmọ̀ bí kí ní òkè ń sàgbórú bó ṣe rí náà ni yàwó aisha ló fẹ́nu ara wọn sọ bẹ́ẹ̀ bó dẹ̀ ṣe wà ní ẹ in tó fìmọ̀ ní pé sóhun pàwọn kèfèrí ń gbà yẹn sóhun kí gbogbo nǹkan tó fẹ́ fi má nàbì ni wọ́n wá bẹ́ẹ̀ nàbí bẹ́ẹ̀ kọ́ kí ló sọ ìfẹ́ léyìí mu kò sí ètò sọ́rí because lórí ọ̀rọ̀ obìnrin o orí pípẹ́ sí wà to an extent pé no ṣe bí nìká ní hey nìká ní tó ẹkó ṣẹlẹ̀ náà nìyẹn ní tó ẹkó ṣẹlẹ̀ náà nìká ní náà ní tó ẹkó ṣẹlẹ̀ nìyẹn náà bó ní nìká sí padà wá di war film láyé ta délé ní báyìí zina wá di nọ́mà àwọn àmọ́ pòwé kan fọ́sọ́ bí ó tán ni ó dàbí ìdù tán ti máa ń fún wára tán máa tó ń ná yálàyà owó o ń lọ káàkiri o tún ní fọwọ́ kòbìnrin àfi tí bàbá rẹ bá tó yọ̀ǹda rẹ fún ọpa ìyá ma ń jẹ́wọ́ wọ́n ní ìlú tán ti máa wó ìlú tán ti ń pín wàrà lọ́fẹ̀ẹ́ wọ́n pín wàrà every angle tó bá débẹ̀ wọ́n pín wàrà lọ́fẹ̀ẹ́ ni ìwọ ṣẹ̀ṣẹ̀ ráfẹ́ lọ kó ra màlú ọwà ma ń sin màlú fọ́dún mélòó ọwà sin màlú sí sí sí jọ́ fi dàgbà nítorí gbọ́fẹ́ jẹ wàrà wàrà ìwọ ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ ma fún wàrà ọ ẹ̀ṣẹ̀ wá ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe kò tó wá ma gbádùn wàrà wàrà ṣwàrà ń pọ̀ ládùúgbò tó lè ma gbá bá sí wọ́ ẹwọ àwọn ọmọ yí obìnrin náà fi ń pòwe yẹn wò bí iṣẹ́ ìtọ́nù ṣe ma ń dipikti àwọn aburú fáwọn ènìyàn ìwọ náà wò só nọ́mà wo ìmúra mùsùlùmí bí Islam ṣe ní ká múra wo bí múra yẹn ṣe wà corporate bó ṣe nọ́mà tó wo bó ṣe fine bó ṣe dùn tó ọba arágbádá tó dá tó fi gbẹ́ ní sùsáàkì inú ti ẹgbó dùn pé mashallah bó ní ṣe tọ́nù ṣe padà wá fi yẹ́wùn yẹ pé rárá afirka mọ́ wọ bọ́ksà kiri bọ́ksà ah, ah. ṣe ìwò mọ̀ kódà gbogbo àtíyàn gan gbàtíyàn sì kiri wọ́n bí mídá kí wọ́n singlet jáde kí n jáde báyìí mo kàfẹ́ sáré mú nǹkan ta ìmọ̀ wò báyìí singlet wà lọ ìmọ̀ wò kiri báyìí àwọn ọmọ wá sí ń bọ́ksà ní ìsìn bọ́ksà padà tún wá wọ́n lọ́jà tinubu boxer kan báyìí báyìí 30,000 náà tààyùn bọ́ kí ló dé fún kí ni 30,000 aláwọn ọmọ kẹtí ń rà ọ̀nà tó fi ṣe big boy ní ìṣẹ́kà kìrínú gbogbo wo bí ṣe ìtọ́nù ṣe padà gbà làákàì lọ́wọ́ wọn ó gbà làákàì lọ́wọ́ wọn ó sì change làákàì wọn pé boxer náà ló ẹkọ ọmọ wọ̀sẹ́ ṣòkòtò tó gùn tí ó dé tó bá rẹ̀mí tí wọ́n wọ ní sùsáàgì tó dé ojú mìíràn ẹ̀ ṣòkòtò sófẹ́sófẹ́ ah sófẹ́sófẹ́ bò tí ẹ tí ẹ tún so fẹ́ sí bí tí ẹ ní fúrọ̀ tí ń bọ́ wà ń fúrọ̀ rẹ̀ bọ́ksà táwọn ọkùnrin wọ̀ sínú ṣe bò ní wọ́n wọ̀ jáde ṣètọ́nù sì gbà láàkáyàwó èèyàn èyí tó dá ó dẹ̀ nípa ara wọ́n ń sofẹ́sofẹ́ lè yùn kọ̀dá bọ́ksà níwò káàkiri ohun àtọkùnrin àtobìnrin bá ṣe ń ríwò ìhò káàkiri inú òun sì ní ma ń sọlọ́pàá káàkiri àdúgbò àwọn tó bá fẹ́ ma ṣe súnnà tó bá fẹ́ ma gbẹ́sìn ọlọ́wọ́ báyé òun ní ma ń sọlọ́pàá àwọn káàkiri ti ẹ̀ àyá kíní ọmọ yín ṣòkòtò rẹ̀ tó lẹ̀ mọ́ ó yẹ kẹ́yìn ìyá náà wá sọ fún pé bọ́ksà lọmọ ti ẹ̀ ń wọ̀ káàkiri ó fẹ́ mọ́ lè wọ ṣòkòtò kan gbà mí ẹ̀wọ̀ bí ṣe tọ́nu ṣe dìbíyèsí fáwọn ọmọkùnrin wáyé pé ṣòkòtò tó yẹ kó wà lókè ń bí tó yẹ kó dúó dáadáa sókè ń bí àfi ká gbé sóhunkún káwà kẹta ṣètọ́nù sí sọ àmọ́wà di akẹtàn tí ṣètọ́nù bá fẹ́ ṣe nǹkan òun àtàwọn kèfèrè lókàjọ plan rẹ̀ ní pé kí ní ká tún ṣe o ẹjẹ́ ká jẹ́ ká mọ̀ kẹtàn àwọn ọba kẹtàn máa rán báyìí ìrìn tí ò pè rẹ ó ti padà wá ní bow leg àbí clay leg zẹ́rẹ́gẹ̀ ẹsẹ̀ ti padà wá rí báyìí bó ní ṣe ìtọ́nù ṣe oun mo fi ń sọ fún pé a ní tí ṣe ìtọ́nù bá fẹ́ kọ́ pé ní o ẹ ní jẹ ráìsì mọ́ in ti bẹnu sálangálẹ̀ mọ́ jẹ bẹ́ẹ̀ ni ṣe ìtọ́nù ó ṣe fún yín wọ́n ti ń fa ọ̀rẹ́ ni ọ̀rẹ́ ti ń fa sókè wọ́n ti ń fa sókè wì tó gbọ́n fà wà lẹ́wọ́n tí ó sáwọnú làákàyè rẹ̀ lókè báyìí tí ó ah tí ó fọwọ́ gba orí báyìí tí ó rìn jú wọ́n lọ tó bá ti rí títí ń lọ kọ́nà ibò lọ ń lọ ìwé ń dúró síwájú lé ẹ̀yìn lé ibi sókèwé ní lọ jó ti rí ihò kẹbi táwọn ayẹ́ ti máa ń jáde wọn bí ẹ̀yọ́ lọ gbé o ti rí nǹkan báyìí àbí in tán sọ ayé tó wà tó bá ti nímọ̀ nípa ìsìn Ọlọ́run Ọba tó in tó wá ṣe láyé tó mójútó tó wá ṣe láyé ó ṣe nǹkan mi wọ̀láyé ó ṣe nǹkan mi so jí ká sọ́ra àwọn abúrú ṣe ìtọ́n sẹ́ṣẹ́ tó bá fẹ́ ká burú spread ní pé àwọn wàsáàdì ṣe ìtọ́n ni olùgẹ́ bá mọ́sàlẹ̀ fún ara tv tv tv tó ń wọ́n ṣe ìtọ́nù gangan ló tó bó ṣe jùkún àpó tí èṣù láwọn afáàmọ́ ń pè ẹn bè lọ ṣe kí bí ẹnìkan ó ra dstv wálé fáwọn ọmọ rẹ̀ kan mọ̀ wo wọ́n ló sì fọ́ ara rẹ̀ ra ṣètọ́nù wálé fáwọn ọmọ rẹ̀ wọ́n ra fíìmù wálé fáwọn ọmọ bá ti bàbá ránjáde dádì ẹ ra episode 5 daniel wọ́n náà ra episode 5 bá ọmọ rẹ̀ ó sì di kèfèrí bó ń sì di ọ̀tá ọlọ́run bó sì di ọ̀tá ẹ̀sìn islam sáwọn tán ṣe fíìmù ṣe mùsùlùmí ni wọ́n kí náà ṣe sínú fíìmù yẹn gan kí náà ṣe síbẹ̀ sọ́mọ̀ pé kúfù ni àwọn ọmọ rẹ̀ wá ń sunkún pé wọ́n ti fẹ́ wọ́ bàúbà lì yé wọ́n ti fẹ́ pa bàúbà lì o ó sán bàúbàlì ọmọ mi ó sá ní ó mọ́ bàúbàlì àbí kò sọ́mọ tí ó fẹ́ mọ́ bàúbàlì láwùjọ bá ó sá India ó sá àwọn mọ́ sí mọ́ sun ẹkún pé ah, wọ́n ti fẹ́ wó bàúbàlì tẹ́kínù rẹ̀ mọ́ dùn pé wọ́n ti fẹ́ wó bàúbàlì ìgbàtà nàbí ìwọ Mákà anábì lọ ń wó àwọn òsà anábì wọn ni pé kul jaa al-haqqu bọ́bọ́ wà láyé ànábì ṣe bí ó ṣe mọ́ sunkún ìgbà ànábì wá ń wó sáà yóò a ṣe pé lójú tí ẹ̀ ànábì ni ó jẹ bóòsì bá àwọn kèfèrí ni ó jẹ actor ẹwà wọ́n ṣe ń sympathize fáwọn madu àwọn fíìmù ti wo àwọn fíìmù India fíìmù China táwọn kọlọ forí kalẹ̀ fún sàtán ṣe báyìí kìníkà kìníkà tẹ́mọ̀ ṣe báyìí tọ́mọ̀ fàtẹ̀ ṣùgbà kàmà àwọn China wọ́n ń ṣe yálà ìyà ìbọ̀ àwọ́sì ma wo fíìmù inú wọ́sì ma dùn pé ha ah, ah, ha kí ló padà wá sí àtọ̀hún àtọ̀ ó fẹ́ lọ jà tó bá fẹ́ lọ jà yóò kọ́kọ́ lọ bí òsà yóò lọ tàn kándù síbẹ̀ yóò lọ tàn kándù náà báyìí yóò kọ́ sí báyìí eh, kíníkan kíníkan yóò kàn gbagbára látọwọ́ òsà ni inú wó ti dùn pé eh, ti dé wọ́n sì ń sọ wá di kèfèrí ọmọ oní ò fẹ́ Lord of the Ring kíníkan kíníkan ọmọ oní ò fẹ́ wo lé ní ọmọ oní ò fẹ́ Superman òun náà bá fẹ́ máa ta kíníkan ejò ti sẹ́ẹ̀dùn mí <laughs> látàkàgbọ́ ẹ máa ta ìwà ọkọ̀ wọ́lá kí ní kẹtẹ́ ẹmọ ọgbọ̀n nífà pé ah, aláǹtakùn aláǹtakùn yáwá tami kó jẹ tèmi náà kémi náà di Spiderman ah, <laughs> ọgọ̀ bí kódà ah, ká di Spiderman ní ká ma fòyín ká ma ta ọkùn ní yìí wo àwọn kí ní ó ta ọ àìsàn tó ní lára kì í ṣe kékeré gbogbo àwọn nǹkan tó ṣe kò jẹ́ káwọn anime àbíkílẹ̀ ń pè wọ́n ni kí anime wallahi ìkìní anime tó tí bí ṣe wórí o bóòmù sí wámọ̀ mí ìdẹ̀ wórí wallahi wórí ìgbàtẹ́mì àmọ̀ yá kàwọn sọ mọ́rin tí ìgbàtíyàn wà ní skùn gbẹ̀yìn lọ́rin báyìí tí bá ti ń rí tí ma wà ní mọ́tò ìmọ̀ gbọ́tàwọn gáìsì ẹmọ́ sọ ha anime ìkíní kan ah, ṣe kọ́ọ̀sì kan ní jẹ́bẹ̀ ní àbíkítù ní anime mímú kí ní jẹ́bẹ̀ létà ń padà wọ́n pé wallahi in táwọn yọmọ́ ń sọ gan àwọn àgbàlagbà fa èyàn tó ẹkó ti níyàwó tó ẹkó ti ma ní tó fẹ́ finú rò ní family anime ní finú rò káàkiri àwọn films yẹn social engineering ni wọ́n ń pè social engineering ni kí náà ń pè bẹ́ẹ̀ kí la fẹ́ jẹ́ kó máa ṣẹlẹ̀ láwùjọ picture o la fẹ́ yẹ káwọn yẹn ní nípa ayé bó la ṣe fẹ́ káwọn yẹn ní view view ta fẹ́ káwọn yẹn nínà níwò ní òun lámà push n ta fẹ́ báyìí ni pé a fẹ́ kó normal relationship ọkùnrin àtọkùnrin relationship obìnrin àtobìnrin kí ló tàbí fi ṣe àmà fi ṣe fíìmù wọ́n kọ bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ wọ́n kọ mọ̀ púfẹ̀ fún pé ó natural ó natural gbàmí ọkùnrin lè mọ́ ní fílì fọkùnrin no in tó normal ni ìwà wèrè ló normal in tí ò normal tí ò sínú fítọ́rọ̀ orí báyìí àbí fíìmù tó wọ́n kọ sí wọ́n kọ́ lè fi ọdún méjì ṣe fíìmù wúrẹ̀ yìí náà kan fi kọrin kan fi ṣe cartoon kan fi ṣe àwọn bí kan ma fáwọn èlò kan ma fi ṣe skit kan ma social media everywhere tó bá ti ń rí rí rí rí rí báyẹn yóò ti mọ́ lákàìtì ẹni ò ti mọ́ ròbí pé ah well ó possible kó normal well ó possible kó normal well ó possible kó normal ẹ̀yàn ọkùnrin gbà míì wọ́n lè fẹ́ fi pé kán fẹ́ láìkì ara wọn ẹmọ̀ ó mọ́ ń ṣẹlẹ̀ nígbà míì tó ṣe pé best friend ṣe best friend ní ilé yàbí oríbu tó bá padà wá yá gbàtọ́ máa kọ́kọ́ gbáǹtì kọ́kọ́ stage one. yẹn wọ́n ti parí stage yẹn social engineering ni ọmọ ìyá mi mọ́ expose àwọn ọmọ rẹ̀ sáwọn kìnnìyàn expose àwọn ọmọ rẹ láti kékeré sí kìtàbà àti súnnà níbọ̀ Muhammad sallallahu alaihi wasallam jẹ́ kan mọ́ta ní kí ni pàápàá tàwà ṣe láyé jẹ́ kó yé wọn yíká ká bẹ̀rù Ọlọ́run nípa ọmọ wáfà hey mú jẹ́ ká kó social engineering engineering ó sì tán o ọmọ rẹ ò ní nílà akáyì ọmọ rẹ ó dé level ọmọkùnrin tẹbá tíkìn ọmọkùnrin dáadáa yóò dé level kan ọmọ yóò ti bẹ̀rẹ̀ sí ní ma ní gírọ̀ tọ́bájọ́kùnrin ni yóò mọ̀ ní gírọ̀ fáwọn ara lè rí obìnrin kódà kójò ló kéré jù tó bá fẹ́ rọ́kùn kan lọ́dọ̀ ẹgbọ́ rẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ èyàn tí ẹ̀lẹ́ bẹ́gbẹ̀ ilé sọ́kọ̀ fún kíni ọmọ yẹn ni ó ti máa jẹ́ protector àwọn obìnrin kódà ti yá rẹ̀ tó bá nótọ̀ ọkùnrin kan báyà mi sọ̀rọ̀ kí ló ń báyà mi sọ̀rọ̀ fún kí ló ń báyà kí ló ṣẹlẹ̀ tó ń báyà mi sọ̀rọ̀ ọmọ yẹn ti ń dọkùnrin nìyẹn nítorí iṣẹ́ tọkùnrin gbánu ó ní kó ní protective jealousy fáwọn obìnrin tán bá wà haúlá rẹ̀ tán bá alára rẹ̀ Ànábì ní dayut ò ní wà lè jẹ́nà dayut lẹni tí ò ní protective jealousy fáwọn obìnrin rẹ̀ bóyá bàbá ìyá rẹ̀ ní àti rẹ̀ ní gbogbo àwọn tó bá jẹ́ obìnrin tán jẹ́ kọ̀rọ́bà rẹ̀ tán jẹ́ àwọn tí wọ́n súnmọ́ tó jẹ́ mahram fún security àwọn tó jẹ́ àwọn obìnrin kò bá jẹ́ ya rẹ̀ ọmọ tírénì ní ìjẹ́ ọkùnrin ní tẹ́sìn ọmọ yóò tí wá mọ́rún ní pé ok kí ni live ó tí kọ́kọ́ mọ́ tàwà ṣe láyé náà ok kí ni live yìí kí live báyìí báyìí live ṣe operate báyìí live ṣe ok ah ọkùnrin ni mí o ma tọ́jú family o èmi náà tó níyàwó àwọn kẹjọ mọ́rún ní orí ọmọ yóò wá pé gan àmọ́ mọ́ tó ṣe pé gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ làwọn ìgbó fẹ́ gbà lọ́wọ́ yín wọ́n bá fún yín ní benten wọ́n fún wọn ní kíní kan anime wọn kíná tún pè cartoon àwọn kíní hùn aláwọn cartoon kan oríṣiríṣi ní wọ́n pè station kan nikuloidion tọ́ bẹba ṣe ń pè wọ́n náà ti mọ́ bá àwọn nǹkan tó ṣe pé ẹmù kí wọ́n lọ́n fẹ́ gbàlákà ìyàwó yẹn wọ́n fẹ́ káwọn mọ̀ ẹgbẹ́ àwọn nǹkan tí ó lè ṣẹlẹ̀ wọ́n sì máa ṣe fáwọn ọmọ òwúrẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ láyé ní ẹ̀ báyé ṣe operate ní ẹ̀ ọmọ yóò wá wọ́ bí 30 ọmọ 30 tó ẹkọ́ ti ní stable family already kó ti mọ̀ àwọn ìyá mi àti bàbá mi bó mo fẹ́ tọ́jú wọn lóyẹ kó máa wà lọ́kàn rẹ̀ báyìí kò ní tí ní anything ẹ jẹ́ fún ilé example kìíní ìjọ àìpẹ́ yìí <clears throat> mo ti mẹ́ṣẹ̀ fáwọn ọmọ ìyá kan bí rí mo lọ síwájú bẹ̀ mo lọ rajà kí ni mo lọ rà ń bẹ̀ ń tèmi mo lọ ra pampers pampers ọmọ tèmi ọwọ́ <laughs> ìjọ rẹ̀ kò sí much mo ká sáré gbólọ́ ọmọ ìyá kan fún mi kí sáré ọ́zùwó kan sáré lọ ra pampas ma wo ma mo wá débẹ̀ mo wá rẹ́ nìkan ẹgbẹ́ mi lẹ́ni yìí o ẹgbẹ́ mi kí lè mi lọ ra pampas títa ní olò ọmọ tèmi mo wá rí ẹ̀kan bẹ́ ẹgbẹ́ mi ni òun àti ìyá rẹ̀ náà jọwá bẹ́ sọ ra nǹkan fún ìyá rẹ̀ ni rárá ìyá rẹ̀ wá ń ra nǹkan fún tí ó kò lọ skúl èyàn bí méjì mi báyìí bá arúgbó arúgbó pọ́nbélé ọmọ yìí tí wọ́n ń ṣe bí dìdìrì ọmọ yìí ń ṣe bí dìdìrì mọ́mí ẹ̀tún ọ̀sán àwọn obìnrin tí wọ́n pọ́nbé ojú wọ́n tì mí gan mọ́mí ẹ̀tún pé wọ́n ṣọ́ ni mú kíní tí má ti lọ mi ò ní ọ̀rẹ́ nǹkan mi fún ọmọ yìí fún mi pampers mo fẹ́ inú bí ara ti ń ká mi pé wòyìn ilẹ̀ dùn bí mọ́ because ojú ń tì mí pé ha àwọn èèyàn wọ́n bí tán wò adúrò àgbàlagbà gọlọsọ gọlọsọ ilẹ̀ wára nǹkan fún ẹ wá ṣe shopping fún ra bisikiti fún ra indomie ra kílẹ̀ mọ́ pé kíní kí n tán mọ́ ń jẹ yìí cornflakes mọ́ wù pé ẹjẹ́ wù láàkàyọ̀ mọ̀ yóò tẹ́bà wù láàkàyọ̀ bá ẹ̀bẹ̀ ń tẹ̀lẹ̀ bá cartoon lẹ́bàá nù láàkàyọ̀ Spider-Man bóyá fẹ́ save America bó ṣe indomis ni o mọ̀ jẹ́ tó fi lọ sí America mọ́ wọn ni pé subhanallah o marú tí ń rọrùn lórí tẹ̀mí báyà bí ipé eh, tí máa ṣe lè owó lé owó náà owó mi owó kìníkà báyìí ó ra kìníkà 5 mọ́mí rẹ̀ ó ra kìníkà 5 dádì rẹ̀ ó ra 5 kìníkà àbúrò ẹ̀gbọ́n àǹtí kìníkà àdúgbò àwùjọ many things ń rọrùn lórí èèyàn báyẹn eléyìí bẹ́ntẹ́ ni rọrùn anime sọmọ eléyìí ni ó protect yìí tẹ ló jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ní àwọn èèyàn kan bímọ àwọn bébí kílẹ̀ máa ń pè wọ́n bébí adult àwọn èèyàn ti bébí adult ti ọpọ́lẹ̀ àwọn èèyàn ìmí ti wọ 30 40 la yazalu bébí adult kò wúlò wà lan yazala àwọn náà sọ bẹ́ ó possible kó tún mọ́ kùn lé bébí adult yẹn náà ọmọ 40 years 30 35 40 wọ́n sì wà lé ah, mommy ah, you never send money now you never send money at your age tí ó hajj ń dò kí nìdí bẹ̀ẹ̀ ṣe ń train àwọn èèyàn ló jẹ́ kí a mọ̀ pàgbé unemployment náà pọ̀ ń ta àwọn sáwọn ọmọ ilé kí láwọn ọmọ employer àwọn ilé ìsì tí employer àwọn ilé yìí fún unemployment kò sí iṣẹ́ ń ta wá iṣẹ́ òlò lè ṣe o lè save America bí o lè wo anime o lè bá yín analyze anime ṣùfù so wọlé ẹ̀sìn islam ẹ̀sìn islam gangan wallahi sunna nígbà muhammad sallallahu alaihi wasallam ta bá fi rí àwọn generations yìí generations wà yìí bẹ̀rẹ̀ láti orí àwa ọ̀dọ́ bá ṣẹ́ra kéré mà yìí àwọn ọmọ ta ti wá ń bí náà ta ti ń wá sókè ẹ ká rè wọ́n lórí orí pípé sheikh muhammad bin abdul wahab 12 years ní wọ́n gbà tí wọ́n fẹ́ yàwó 12 years ọgbọ́rí 12 ọmọ ọdún méjìlá ni wọ́n tí wọ́n fẹ́ yàwó ẹ̀ ń fọwọ́ kàn wọ́n ọmọdún méjìlá wọ́n tí ó yóò ti máa rìn lórí ọmọdún méjìlá tán fi ní káfẹ́ ìyàwó ṣe Sheikh Zaid al-Madkhali ní mẹ́rin rántí <clears throat> bí a Sheikh Zaid náà ni 15 ni wọ́n fẹ́ ìyàwó 15 years kò sí fíìmù tí wọ́n jòkó ti orí pípé ah tó bá ti kéw tán okóyá bẹ̀rẹ̀ bàbọ́ ti máa fi hàn pé tọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó ti máa rí pé so yẹn máa ń ṣiṣẹ́ fún fámílì ni èyàn ma ń tọ́jú yóò ti rí pé ọkùnrin ni mí ẹ wádó ọkùnrin tán pọ̀ntà lè ní tí wọ́n wà responsible now ẹgbà òjò ń produce àwọn irresponsible men ni ṣe ìpé láyétàwà yìí ọkùnrin ò mọ̀ wípé wallahi kò náwó ní kóbìnrin jẹ́ millionaire mo fọ́lọ̀ búra ìwọ ọkùnrin kò bá jẹ́ 1000 ló ń gbà lóṣù ìwọ ló jẹ́ dẹ̀dẹ̀ fún ọ kó náwó lórí fámìlì rẹ̀ obìnrin tó jẹ́ millionaire millions ìhun kì í kò sí ètò kódò lè mọ́ náwó nìra mẹ́ iṣẹ́ ọkùnrin ni iṣẹ́ ó ti di sí obìnrin lé ní àwọn ìyàwó ní tán lálà sí tẹ́bá lọ́jà ń gbà mí ah, ẹgbẹ̀rẹ̀ àwọn ìyàwó ní ọjà àwọn ọkùnrin bẹ lásẹ̀mblì ibi tẹ́ ti ń tayò wọ́n tún wá kanlẹ̀kùn mẹ́lò mí lélàrọ̀ agbàgbé dáìsì kan sí lápò lánàá wọ́n tún gbàgbé ti bàjẹ́ dánù àwọn obìnrin wọ́n ń forí sí wọ́n fọ́gùn sí wọ́n lálà sí káàkiri whereas iṣẹ́ ọkùnrin ni pé kó tọ́jú lé iṣẹ́ ọkùnrin ni kó jáde yìí wọ́n lọ jáde ló ṣiṣẹ́ láti fáwọn ìyàwó rẹ̀ ló ń jẹjẹ àtọ́mọ́ rẹ̀ abùrìjálù kọ̀wàmúnà ala nisa lọ́lọ́nsọ kínìdí nínú ìdítọ́lọ́n fi fi ọ́ ṣe kọ̀wàmù alámójútó obìnrin òun ni pé nínú ẹ̀ ni pé bí má a ń fàkú nítorí pé wọ́n ló má náwó àmọ́ sáwọn baby generation baby adult ten kírètì ní ìṣẹ́ pàwọn ìfẹ́ ṣe nìkáàmá ṣe ni má náwó lórí obìnrin Allahu akbar bó láfẹ́ bá dé bó láfẹ́ padà wá dojú tẹ́yẹnyẹ́ ẹwọ ẹjẹ́ká wọ́lá ẹjẹ́ká rí ara wa lórí ẹ̀sìn ọlọ́ọ̀bá ni wọ́láhì ẹjẹ́ká rí ara wa generation yìí tẹ́rbíà tẹ́rbíà àtẹ́sfíà wà tẹ́rbíà kárí àwọn èèyàn lórí tó àwọn mọ́kéèké láti 15 years kan ti mọ́ ronú bí ọkùnrin 40 years bẹ́ẹ̀ni kan ti mọ́ tẹ́bá à òun lọ síbi àwọn ìjòkó ọkùnrin mọ́mọ̀ rẹ̀ dání jòkó kamọ́ wà ọmọ ti mọ́ ronú orí rí ó ti pé gẹ́ yóò ti mọ̀ pé eh ẹ̀ẹ́ so dandan ni pé so ìyá mi gan èmi ní ma fún wọn yí ma ṣiṣẹ́ fún wọn lóúnjẹ àtàwọn àbúrò mi gan tó bá padà yá gẹ̀mí ní ma tọ́jú wọn kódà àtàwọn ẹ̀gbọ́n mi ṣe bọ́kùnrin mi gbàtẹ́ mi ti jọ́kùnrin mi ti jó lórí ẹbí tèmi nù bọ́kùnrin ṣe ma ń ronú ní ẹpẹ́ òkè ọrùn mi lówà bí àmú ní ìsẹ̀wọ̀ ọjọ́ àwọn generations then create wọ́n tún wá ń rí zìnà sí inú gbogbo ayò tẹ̀wẹ̀ fẹ́ ṣe ní káàmá zìnà pọ̀ nù gbogbo àwùjọ wa ń bàjẹ́ gbogbo sí ń dákẹ́ àdẹ́ ń wò rẹ̀ fún kí ni ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run àwọn tó tó sòdòdó fún àwọn tó gbó lọ́wọ́ yínà tó ní so at-tasfiya wa at-tarbiya an bi Allah subhanahu so inshallah á dùn bí fún so hadha wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa ant astaghfiruka wa rahmatullahi wa barakatuh I'm not. If I'm Maki, you know.